الحمد لله والصلاة والسلام على رسول الله <clears throat> وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته إليتي أبرلني هناني ترى بين مختصر العقيدة الإسلامية من الكتاب والسنة الصحيحة إليتي الشيخ محمد بن جميل زينو rahimahullahu ta'ala tí wọ́n kọ tí wọ́n jẹ́ kan nínú tulabu a sheik muhammad nasiruddin al rahimahullah so taitu tírà yíó dẹ̀ ti clear nǹkan tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa onáni ọ̀rọ̀ tí a rí pé a sàfẹ́kù láwùjọ gan tàdẹ̀ ní bùkátà sí ma ṣe àlàyé rẹ̀ ní ojoojúmọ́ lóòrèkóòrè tí ìrìnlẹ̀ gbọdọ̀ dákẹ́ lórí ẹ̀ olè náà jẹ́ alamari tí anábi sallallahu alaihi wa alihi tí wọ́n ṣe àlàyé fún bí ọdún mẹ́wàá ní Makka nígbàtí wọ́n ṣe dáwà kí wọ́n tó máa ṣàlàyé àwọn nǹkan mẹ́gà wọ́n ṣàlàyé ṣàlàyé ṣàlàyé wọ́n kọ́ àwọn because ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ al sahiha wọ́n ní ìpìlẹ̀ kíyàn ní àdìsọ́kàn tó lálàáfíà wọ́n ní ìpìlẹ̀ fún gbogbo ìjọsìn tá bá ṣe kódà bá tí ó rọrùn al-aqidatu sahiha ni ká ní àdìsọ́kàn tó dá ní because àdìsọ́kàn tá ń dìsọ́kàn yẹ ó dà gẹ́gẹ́ bí ibẹ̀ ọkàn tá ń dì nǹkan sí ó dà gẹ́gẹ́ bí power house ni àbíká níbi control room ya bí bí capital ibi tó ti ń darí nǹkan so tí bẹ̀yẹn bá ti lè ní issue automatically àwọn nǹkan to so ma gbogbo ayébadẹ̀ ló so mọ́ mẹ́yẹn ah to bá fẹ́ ṣe nǹkan báyìí ó ti ní àdìsọ́kàn kan ní pé nǹkan bá mọ̀ fẹ́ ṣe believe yẹn ló ń pùsù wá láti mọ́ sàmọ́kátà bá fẹ́ ṣe <clears throat> lóbi àfáfí máa ń ṣàlàyé pé Sheikh Muqbil rahimahullah ìwọ tó èyàn tó bá ní àkídà tó sahiha àkídà tó lálàáfíà believe tó lálàáfíà wallahi àwọn àlùjànnú sì máa sáfún àwọn àlùjànnú gó máa bẹ̀rù ẹ̀ àmìyàn tó bá ní àkídà tó fásídà èyàn tí ó bá ní àkídà tí ó lálàáfíà kódà gbogbo nǹkan ni ó máa bẹ̀rù tó bá padà yága yóò padà máa bẹ̀rù òjìjí ara rẹ̀ tó bá rí òjìjí ara rẹ̀ báyìí yóò tún sá ẹ̀rọ believe in tó dì sínú mind worst ó ti bàjẹ́ believe pé tamatiwara láàárọ̀ kùtùkùtù báyìí àárọ̀ Monday èyí láàárọ̀ Monday wá fi 1000 naira sẹ̀mí lọ́wọ́ ó wá ra nǹkan lọ́dọ̀ mi àwọn ìyá tẹ́ntajà àwọn ìyá wa ní kátàkárà wàláhì àkídà wọn ni pé bó sí wá fi 1000 sẹ̀mí lọ́wọ́ ẹ̀ ó ti bá gbogbo ní ìjẹba ẹ̀ tí lè fi súlé ní báyìí wọ́n mọ̀ fi òkúta ní kíní kan ìgbàwo látara irú àdìsọ́kàn yẹn ìjẹ́ ọ̀tọ̀ ó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ because tó bá ti rí ọ yóò bẹ̀rẹ̀ 1000 naira lé ọlọ́wọ́ because Akida kan ti wà ó ti so mọ́ iṣu pé wọ́n fi owó tí mi ní change ìsẹ̀mí lọ́wọ́ láàrọ̀ ẹ̀wọ́n ti so àkídà kan ma kí ní ọbẹ̀ sí túnmọ́ dá social wàhálà kalẹ̀ látara àkídà tí ó lálàáfíà whereas èyàn tó bá lákídà tí ó tó wà òkè over 1000 àti lọ́wọ́ kila ẹ̀hẹ́ kí lásẹ̀lẹ̀ àmì ní change ni òkè àmọ́wọ̀rì ma mú lọ tó bá ti padà ní kó mú wá kódà kó bá mi láwọ́ pé ẹ̀dàkùn mi mọ̀ bí ẹ̀dì sáré fún mi ní ráìsì agolo kan mi ní change láàrọ̀ ẹ̀ tó bá dìwọ̀lé ma Kilo yí kí ló ṣẹlẹ̀ kí ló wà ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ sí bọ̀ wọ́n ti bá wá sọ àkídà kan mọ́ tí ò lálàáfíà àkídà tí ò lálàáfíà yóò àwọn gbé wa lọ síbi àwọn iṣẹ́ tí ò dá wà láyẹ̀ nìkan ti rànkan lójú mẹ́rin lẹ́yìn ọ̀dọ̀ ìyá kan ní ibi tí mo ti mọ́ mọ́ ń tajà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹni yìí lọ tán báyìí yáìsí sáré lọ gbómi wá nínú lé ìsìn sáré wẹ̀ tí lẹ́lẹ̀ eh, kí ní kan àwọn olókúta òsì ìsìn bẹ́ẹ̀ sí pẹ̀lú ìyá yìí ìpè tó o kí ni dí ó wá nájà láàárọ̀ ó sì ní ó gbà ó sì pẹ̀yìndà pẹ́tọ̀ tí ó bá ti gba owó tèmi yóò tó kíníkan wọ́n mọ́ fi kíníkan àkídà na ń pè bẹ́ẹ̀ kò tí è báyẹn ó kọjá láàrọ̀ bó olóngbò dúdú kankan kọjá níwájú rẹ ni hé olóngbò dúdú dúdú tún wá ní àà ah! ó ti sọ àkídà kan máa bí wàhálà ti dìbọn ni ẹ ó ní wàhálà ó tún wá kó wàhálà báwùjọ àìbó sí ń bọ̀ wá ó fẹ́ ah! wọ́n ọ̀nà mọ́sílásí báyìí owó aláǹtakùn lọ́kàn fójúkọ́ àà digi kò lè àwọn tó bá ti lọ́mẹ́yàn lójú báyìí títí ayérayé kò lè já mọ́ àwọn ayé ti get password mi o wàhálà ti dé ẹ̀yin àfẹ́ ìsànù mi èyí ni ó ma gbé ọlọ́ sí ibi ẹbọ ó padà mọ́ lọ sọ́dọ̀ àwọn àfá pẹ̀dákùn wọ́n ti ní àmọ́ dúó dí ọmọkùnrin ò tó mo ti fojú kó aláǹtakùn láàárọ̀ yìí o wà rà sí kí ló wà níbi òwú aláǹtakùn àìní àkídà tó lálàáfíà ni so tó bá ti ní correct one so ráwọn yí correct one yẹn kò ní dó nínú máa yẹ bọ̀ tó bá ti ní correct one àyó wá sí fáwọn pàntí àwọn dọ̀tí àwọn àkídà dọ̀tí kó mọ̀ jùkú sínú máìndì ẹ̀hẹ́ so pàtàkì rẹ̀ lágbára gan wàláhì pàtàkì rẹ̀ ó lágbára gan gbogbo tá ń ṣe láyé ó jòkó lórí àkídà tó sọ̀híhà so mukaddima ni pé yọni alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فهذه أسئلة هامة في العقيدة bàbá ní pé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe khutbatul hajjá ọ̀rọ̀ ìtìsíwájú wọ́n ní pé àwọn ilé ní àwọn ìbéèrè tó ṣe pàtàkì gan níbi ọ̀rọ̀ àkídà ujibu alaiha ma'a dhikri dalil min al-qur'an wal hadith sahih so wọ́n ṣe ní form of question and answer ni ìbéèrè àti ìdáhùn ni ẹ̀hẹ́ so nínú àwọn ọ̀nà tí a lè máa fi kọ́ ẹ̀kọ́ tí a máa fi ń kọ́ àwọn yẹn ní nǹkan náà ni pé kí n béèrè so ma nǹkan báyìí Ànábì lọ́wọ́ mọ́ àtẹ́dìrí ma ní so mẹ́ẹ̀tọ́ mẹ́rẹ̀ bèèrè so Ànábì ó ṣe tarhu adébù sọ fáwọn sàhábà pé àtẹ̀dùrúnà malgíba sẹ́mọ̀ tó ń pè ní gíba àwọn sàhábà lọ́pọ̀lọpọ̀ wọ́n ní pé wallahu wa rasuluhu a'lam adébà ní pé algíba tó so tarhu su'al kí yàjú ìbẹ̀rẹ̀ sáwọn yẹn nínú àwọn ọ̀nà tó tí a because tẹni tí ò bá mọ̀ ìdáwọn rẹ̀ yóò fẹ́ mọ̀ ìpé ẹ̀ẹ́ so mọ̀ nǹkan bá ah, mi mọ̀ yóò wá pay attention because of ẹ̀mọ̀ so bàbá ṣe ṣe kìíní ẹ̀ ní ọ̀nà bẹ́ rahimahullah kọlọ̀kọ̀ bàbá kẹwọn wọ́n ti kú ní àfàtọ̀kọ̀ ti ráì wọ́n ni lè tó ma iná wọ́n ni pé ìyíntà orí ẹ̀ ma fi dáhùn rẹ̀ ẹ̀rí ni nínú Qur'an àti hadith tó lálàáfíà lè tó ma iná al-qari'u ila sihhati al-jawab so that èyàn tó ń bèèrè ìbéèrè yóò lè bá ní ìfọ̀kànbalẹ̀ lórí pé ìdáhùn tó ń gbà yóò ìdáhùn tó lálàáfíà ni lè anna aqidata at-tawhid min asas iya asasu sa'adati al-insan fi dunya wal because ṣe kí yẹn ní àkídà tó lálàáfíà yìí ó ní ìpìlẹ̀ oríire láyé yìí ni àti ní yawmul qiyamah wallahu ta'ala as'al an yanfa biha al-muslimun ọlọ́ọ̀bá ni mo wá ń bẹ̀rù kó bá mi fi ṣe àwọn musulmi ní àǹfàní wa yaj'alaha khalisatan liwajhihi al-karim kó dẹ̀ bá so arkanul islam àwọn òpó islam na fi bẹ̀rẹ̀ tirai àkọ́kọ́ ni pé su'alul awwal jibril Yesal, ẹ̀kẹ́ jibril ń bèèrè ìbèèrè ó ní ya muhammad akhbirni anil islam fún mi nírò nípa islam ìbèèrè ni ẹ kí ni àwọn kí ló islam ìdáhùn wa ni pé faqala rasulullah sallallahu alaihi wasallam ìdáhùn tí òjíṣẹ́ ọlọ́wọ́ bá fi fún wọn ní ni wípé al'islam an tashhada an la ilaha illallah islam ó ní kó jẹ́rìí pé kò sí ẹni kankan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi allah ìtumọ̀ ni pé la ma'buda bi haqqin illallah kò sí ẹni kankan tó ní ẹ̀tọ́ sí ìjọsìn lódodo àyàfi allah ele ni ìtumọ̀ la ilaha illallah none has the right to be worshipped in truth except allah subhanahu wa ta'ala ele gangan ni ìtumọ̀ la ilaha illallah ṣẹwárí ìtumọ̀ ìtàn ma ń fún yẹn tàti mọ̀ tẹ́lẹ̀ ẹ there is no God but God àbí there is no deity but Allah ilé ìtumọ̀ tí ó correct ni yóò kó sí àkídà wọn hululiyya eh, because ìtumọ̀ rẹ̀ ni wípé tẹ́mán there is no God but God ìtumọ̀ ni pé kò sí ọlọ́run gbogbo tán jọ́sìn fún ọlọ́run náà ni there is no God because al-ilah ilahu ni in in tabatin jọ́sìn gẹbàsí ma ń ṣàlàyé ní tó bá ń jọ́sìn fún òpó ìbáyìí òpó ti di ọlọ́ọ̀bá ó ti di ìlà ìlà ìlà ni general name ìlà ni almalu in ta ń gbé ìjọ́sìn fún kò bá mọ́ lẹ́tọ́ sí ìlàhù ní báyìí ó ti jọ́sìn fún fóònù yìí ó ti di ìlà báyìí lọ́lọ́fin sọ ní Kùránì ni pé afara'ayta man ittakhadha ilahahu hawa ìfẹ́ẹnú lòun mú ní ìláhù tẹ̀ ìtumẹ̀ ní kébó sí ń jọ́sìn fún ìfẹ́ẹnú yẹn ìfẹ́ẹnú yẹn ti di ìláhù ẹ̀rìbáyà bí ìláhù ẹ̀hẹ́ but Allahu òun wà ní specific name fún ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọ́sìn lódodo ìláhù general name gbogbo tẹ bá ń jọ́sìn fún ìwọ wá sọ wípé lá ìláhà illallah ìtumẹ̀ ní pé kò sí ìláhù kankan

wàléta ṣe'rí manil mukallaf ó ní ẹrú òun lọ́lọ́run ọlọ́run náà lẹ́rú Allahu lèyàn èyàn náà ni Allah yàléta ṣe'rí àúmà á sì mifá manil mukallaf tawa ni mukallaf ta ni ta ni ó yẹ kó mọ jọ́sìn báyìí sí ọlọ́run ló yẹ tó pure ṣe yí báyìí àbí ó ní in qulta abdun fahadha rabbun tó bá lẹ́rú ló yẹ kó máa jọ́sìn ẹrú náà lọ́lọ́hun òun náà lọ́lọ́hun àbí tó bá sọ pé Allahu náà ni òun náà òun ló yẹ kó máa jọ́sìn anna yukallaf bóò fún lọ́dọ̀ tí ẹ̀ kò sí ẹ̀tọ́ láàrin ẹrú àti ọlọ́ọ̀bá because la ilaha ìlàlá ọlọ́run náà ni ẹ̀yin gbogbo wa náà ni òun náà ni Allah nìkan ni wọ́n fi ń sọ wípé kí ni tí ń bẹ ní inú àpò mi tí ń ṣe ọlọ́ọ̀bá hmm? tí ìbá yà bí so kí náà pè ló fi jẹ́ pé òun kan wà tán mọ́ ń kọ ẹ̀hẹ́ òun yẹn gbajúmọ̀ gan eh, kí náà pè ma fi qalbi ghayrullah kí ni ka ti bẹ nínú ọkàn wa tí bá ń ṣe Allah in sọ ní pé Allahu huwa alladhi fil ọlọ́ba ní bẹ nínú wa because of belief pé Ọlọ́run ni wa àwa náà lọ́lọ́run ti rọ̀pọ̀ mọ́ra wa erigbele ó tako gédígbé ó tako al sahiha ẹwà wíyàn tó tó Ọlọ́run náà lọ́wọ́ ló jẹ́ pé àwọn Sufi believe pé tó bá ti dé level kan martaba kan ẹ́ ó ti dé ó ti wùsùlù ní ẹ martaba tó lè wùsùlù martaba tó lè wìláyà o ti wọlìfàná ó ti dé level kan tó ṣe pé ó ní láti mọ jọ́sìn fọ́lọ́ mọ́ because ó ma hakíkọ́ àkídà kan náà ni ti ma hakíkọ́ pàápàá ọlọ́wọ́ ba kò ní ìkọmọ jọ́sìn fọ́lọ́ ọba mọ́ láàmí òfin mọ́ sọ fún inú wọn pé àwọn mà sí ní ọlọ́run lẹ́yẹ tọ́lọ̀ bá wàláyé ma ń sọ pé a máa sí because some believe pé àwa náà lọ́lọ́run ọlọ́run náà ní àwa so àwọn ní àwọn àsìkò tó ti kọjá Ibn Arabi bẹ́ẹ̀ wọ́n pa ni wọ́n sentence to death nítorí ẹbọ yìí wọ́n tún pẹ̀lú kanáà ni Muslim al-Hallaj Hussein bin Muslim al-Hallaj òun ló claim pé ana al-haqq ana al-haqq èmi lọ́lọ́wọ́ bá èmi olórin mú gbàyẹn pé kí ló ń sọ yìí ah ó yìí tó ń tó ó ní pé bẹ́ẹ̀ ni òdodo ló ń sọ sincerely wọ́n mú wọ́n dẹ̀ panel tún yí báyìí àbí so ó ní pé ibi táwọn ti kọ́kọ́ fail níbi ìpìlẹ̀ gẹ́gẹ́ la ilaha illallah àwọn believe pé ìtumẹ̀ ní pé gbogbo ẹ̀ náà Allah huwa náà ni huwa ni eh, hu ni gbogbo ẹ̀ so ilé nǹkan àkídà tí ó rán gini ìtumọ̀ ni pé la ma'buda bi haqqin illallah kò sí ẹnìkẹ́kan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lódodo àyàfíta ní allahu subhanahu wa ta'ala wọ́n ní pé ẹlẹ́ẹ̀kejì ni wa anna muhammadan rasulullah ìmá jẹ́rìí pé muhammadu òjíṣẹ́ allah ni a ìtumẹ̀ ní wípé arsalahullahu litabligi dinihi ọlọ́ọ̀bá rán annabi sallallahu alaihi wasallam kó wá fi ẹ̀sìn rẹ̀ jíṣẹ́ fáwọn èèyàn ni wàláhì ó ti tán jẹ́ pé kò tún tọ́sẹ̀ kátùmọ̀ kọjá nípa annabi sallallahu alaihi wasallam ẹlùmí ò ní pé ànábì bó ṣe wà yẹn ẹ́ àà kì í ṣẹ̀dá bí tiwa o àà ẹ̀dá tó yàtọ̀ sí tiwa ní o kódà ànábì ìmọ́lẹ̀ lọ́lọ́n ti dá irọ́ ni ọlọ́ọ̀dá ànábì látara ni because ọlọ́run ti jẹ́ yíwa pé gbogbo wátẹ́yẹyẹ min adam gbogbo ajẹ́ látara adam wà adam min adam sì ní inú yẹ̀pẹ̀ ló ti jáde ọlọ́ni pé ya ayyuhan nas inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum 'inda Allahi atqakum ọlọ́ni mọ́kù ẹyẹ yau mo dá gbogbo yín látara akọ àtara abo ọlọ́run wá ní pé òun wọ́n dá nẹ́bí látara àmẹ́lẹ̀ sallallahu alaihi wa alihi

ọlọ́wọ́n sọ fún ànábì adam pé eh bóòlù sí mẹ́tí ń jẹ́ muhammad sallallahu alaihi wasallam a ni àárá wo ìjọ tó dámi ọ̀rọ̀ àìtù fi qawa'imi arshik mo rí níbi àwọn ẹsẹ̀ àga ọlá rẹ maktubun fihi wọ́n kọ sí bíbẹ̀ wípé la ilaha illallah muhammadun rasulullah ànábì adam sọ kó ń rí mbẹ̀ wọ́n sọ pá ànábì adam sọ kó ń rí mbẹ̀ tó wà fi tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ nìyẹn ó wá ní kí mutu ọmọ kí o lè fi ó pẹ nìkan sẹ́gbẹ̀ okọ̀ rẹ̀ tí bá ń ṣe ẹ̀tọ́ nífẹ̀ẹ́ sí jù Ọlọ́run sọ wípé òdodo ló sọ kúrò tí bá ń ṣe orí Muhammad yóò ní dáyàtọ̀run babban láàrọ̀ lélẹ̀ kìkín kí náà pé Ọlọ́run ni fatalaqqa Adam kalimatin min rabbihi fataba alayhi ọlọ́run wá kọ́ ànẹ́bì ní kẹ́lì ọlọ́run wá kọ́ ànẹ́bì adam ní kẹ́lì mọ̀ tí ó fi tọrọ àfúrí jẹ́ẹ̀ṣẹ̀ kí ni kẹ́lì mẹ́yẹ rabbana zalamna anfusana wa in lam taghfir wa tarhamna lanakunanna minal khasirin ìmáàrùn yà nẹ́bìn sallallahu alaihi wasallam so ọlọ́run tó tó wá sọ fún al-Qur'an ni pé wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun ọlọ́run ti sọ̀jú tó fi dá èyàn àtàlìjẹ̀nú ọlọ́run ní pé torí ànẹ́bì Muhammad ní sallallahu alaihi wasallam ọlọ́run tó wá sọ ní basharun mislukum ẹlẹ́rin ara bí ti yí lè mi annabi na yóò ha ilayya wọ́n kà fún mi ní wáyí ni ẹmọ́rù bí mi annabi yàtọ̀ sí yíó ha ni ló fi jẹ́ káwọn kèfèrí tàbá wọ́n sọ̀rọ̀ wọ́n pẹ̀lú wọ́n ni máa jẹ́ annabi náà èyàn tó rìn nínú ọjà wọ́n believe pé tó bá ti jẹ́ ànábì ó gbọ́dọ̀ jẹ́ supernatural being rárá innama ana basharun mithlukum lànàbí fi wọ́n sọ́wọ́ wípé la tuturuni kama atarati nasara Isa ibn Maryam ẹ gbọ́dọ̀ yìí láyé gbogbo àyẹ̀kọjáyé ìkọjáàlà níbi máa yìí gẹ́gẹ́ bí àwọn Christian bẹ́ ṣe yìn Jesus innama ana abdullahi wa Rasulu. ẹwu ọlọ́run ni mi ò gíṣẹ́ ọlọ́run ni mi faqulu abdullahi wa Rasulu. in ta wino ẹni Muhammad abdullahi wa Rasulu àmọ́ ká mọ́ sí kọjá àlà ká mọ́ ní pé kọ́dẹ̀ lómi ní pé ànẹ́bì ti bá ń rìn ànẹ́bì olójìjì ti máa rìn ah bó ló tún ṣe gbọ́ nípa ànẹ́bì olójìjì kọ́dẹ̀ ànẹ́bì ni ẹsẹ̀ méjèèjì ní mọ́ ń gbé pọ̀lẹ́ ẹ̀kan ti máa rìn nígbàtí ń sọ pọ̀lọ́ tí ó àmọ́ fò ànẹ́bì ah ẹsẹ̀ méjì ní mọ́ he ànẹ́bì ò àbí àmọ́ gbọ̀já gbọ́ọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ oníṣẹ́ ńlá ànẹ́bì ni ó gbà mí ànẹ́bì gbà mí ẹbọ ló tún ti pé ya Rasulullah khudh bi yadi ó tún pè ànẹ́bí ọlọ́ọba ní dẹ́yìn ọlọ́ọba gbogbo àkíní nǹkan o oúnjẹ látara àkídàtún fásidà whereas àkídàtún sahiha àdìsọ́kà tó lálàáfíà ní pé muhammadu rasulullah ni bẹ́ẹ̀ ni ọlọ́ba fún ànẹ́bí láwọn mu'jizat àwọn ohun àrísẹ́ ma àwọn iṣẹ́ ìyanu ọlọ́run fún ànẹ́bí sallallahu alaihi wasallam láti fi jíṣẹ́ fún àwọn so ànẹ́bí sí àwọn iṣẹ́ ìyanu tó pọ̀ gan èyí ò yàtọ̀ tí èyí ò kọ́lá ń sọ is a supernatural being àwọn ẹlòmídẹ̀ tó mọ́ ló kíní láti fi justify pé a lè tẹ̀lé ànẹ́bì because ànẹ́bì ń ṣèyàn bí tí wá ah so mọ̀ pánẹ́bì ah ẹ̀dẹ́mì ni so wà lè tẹ̀lé a lè ríbọn a lè mọ̀ tẹ̀lé súnnà rẹ̀ in tàbí ṣe ni wọ́rẹ̀s ànẹ́bì sallallahu alaihi wasallam rajulun èyàn náà so inshallah adùn bí because a mọ̀ mú díẹ̀ díẹ̀ ni kálíbà mọ̀ so an bí Allah subhanahu wa ta'ala kó ṣe ánú àkídà wa kó jẹ́ ká ní àdìsọ́kàn tó lálàáfíà and then lastly ẹlòmí ma ń wòrì pé ẹn kìní kan àkídàwó kìní kan èmi ò kankan o ń pa sórí mi lákídà kankan yẹ gan àkídà kan tó lè yíò náà ni àkídà kí ni wọ́n náà so kò síbò ṣe ní níbi ìtàgbẹ̀ in tó dè mọ́nú ìwọ náà sí ní pẹ́nìkan ìwọ mi ò lákídà àkídà èdè lárúbáwá kan ní èdè lárúbá ní àlàkídà tù ayi àdìsọ́kàn lédè Yorùbá ní English ó túmọ̀ sí believe àbí creed in tó túmọ̀ sí ní English ni ẹ tí ó gòsígbò sí ní mọ́jẹ̀kẹ́ ẹ̀hẹ́ so an bí ba kú ṣe dada fún en ko kawa hádà wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh